الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فم الله سبحانه وتعالى سوني níbi ìjẹta a ṣe tààlíkì díẹ̀ lórí الكذاب alkazaabu yìí alkazaabu alkazaabu ọkùnrin <clears throat> òpòrọ́ so قد ظهر كذبه وبان so واتضح gbogbo like irọ́ rẹ̀ ti clear sí gbogbo èèyàn ah lilqasi wadani walqarib walba'id everybody ti mọ̀ pé ọkùnrin yìí òpòrọ́ ni a dẹ̀ ń sọ fún ìjọ́ yìí pé wà máa wà kí sọ́tù Abi Zaid biba'id ah wà máa kí sọ́tù biba'id in to ṣẹlẹ̀ ń gbà ẹ̀ nípa ìrọ̀ Abu Zaid ìrọ̀ lọ gba nọ́mbà awon nọ́mbà rẹ̀ ẹ́ àwọn ènìyàn awon ti kó lọ́dọ̀ àwọn ah, sọ̀háfíkọ̀ yẹn àwọn ti kó lọ́dọ̀ wọn ìgbàwo ìgbàwo àtọkọ àti ìyàwó kúrò mi clear fi kan ọ nọ́mbà lára mú <laughs> ẹ́ iṣẹ́ ìwádìí bá bẹ̀rẹ̀ lórí nọ́mbà nọ́mbà yẹn pà imi tí máa rí nọ́mbà ilé ní gúùpù kan rí o èyàn lọ gúùpù yẹn <laughs> nọ́mbà yìí gan ti pẹ́ ti pẹ́ ní ti máa ń pòstì Abu Maryam al-kadhab al-kadhub lẹ́ntẹ́gùn báyẹ̀ fún kọ́nkàdà lọ sọ àyẹ̀dí sí àkọ́nkàdà lọ di rọ́fìdì ibi tó ń bá lọ pẹ̀lú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó tún ṣe ń fídíò tó tún ṣe yìí o ó kọ̀dà rákílẹ̀ pé ẹni ẹgan nọ́mbà yẹn admin ni kódà nọ́mbà yẹn gangan ni second o rẹ̀ ó kọ̀dà dí pé ẹni ẹ ó wá sọ́dọ̀ mi mo á lo símẹ̀ ah, ah! kódà kí náà ń pè kí ló kọ̀ rẹ̀ abdulhafiz abdulhafiz wallahi anta kadhab ah ọmọ abdulhafiz yìí wallahi kọ́lọ̀nkú fọ́nà mani ìtorílẹ̀ ó ti sọnù sínú ọ̀rọ̀ àwọn fẹ́dẹ̀ mọ́ sọ kí nìkan tí yẹn bá ti mọ́ ń payọ́rọ́ kò sí tí yóò lè ṣe andẹ́ lọ́mọ kí nìkan àwọn fásitì mọ́ ní hablul kadhibi qasir jiddan wallah okùn ọ̀rọ̀ okuru wọ́n tún mọ́ ní pé idha kunta kadhuban fakun dhakura idha kunta kadhuban fakun dhakura tó bá jẹ́ni tí mọ́ ń payọ́rọ́ jẹ́ni tí ó mọ̀ rántí náà anábi ni iyyakum wal kadhib ẹ ṣọ́ra fún irọ́ nusus wallahi kathira ṣe káṣe mọ̀hádọ́rọ̀ lórí kadhib àbí tó wọ́n ni káṣe mọ̀hádọ́rọ̀ mi látún ní láti ṣe báyìí básíkò rẹ̀ kọlílé àwọn ọ̀rọ̀ irọ́ in tí ẹ̀ ti sàlàyé sàlàyé sàlàyé sàlàyé in tí gbogbo mùsùlùmí mọ̀ ní kódà láì ṣe wá sí gbogbo mùsùlùmí mọ̀ wípé irọ́ o aburú ni Sheikh Rabin sọ wípé al-kadhib aswa'u min al-bid'a tó ti ké bídà ẹ̀ṣẹ̀ rẹ̀ lágbára o bọ̀ kadhib tẹ́wọ̀n yẹn ó burú jẹ́ àjú bídà lọ because àwọn àfáà súnnà nínú àwọn àfáà oní hadith min bábi dọ̀rúrọ̀ láwọn gbà tó ti kọjá lọ wọ́n wá mọ̀ tọ́rù láti gba àwọn àhadith mí lọ́dọ̀ àwọn olùmítà jẹ́ alùlùbídà because wọ́n mọ̀ pẹ̀lú sidq li'annahum ma'rufuna bi sidq wọ́n ni wọ́n ah, kò dẹ̀ síbòmí láti gbà ó chai tọ́ bẹ́ni yìí kó fò látorí àpáta kó kú dànù ó pè rẹ̀ jú kó parọ́ lọ àmọ́ tó bá ló ní súnnà ni ọ́ tó bá jẹ́ kadhab bóyá muttaham bil kadhib ni ọ́ alladhi yakdhibu fi eh, eh, hadithi nas abọ́ jẹ́ kadhab alladhi yakdhibu fi hadithi nabi sallallahu alaihi wasallam fa ahadithu ka magdudatun gbogbo ẹgbà wọn tó bá gbà wá magduda ni gbogbo wọn dápadà ni ọba àjọ ń súnnà dọ̀tún la mẹ́wàá ẹmọ̀ wo ngbàtí ọkùnrin yíwa jáde ọwọ́ ẹ́ ọlọ́sàn ní wàsàtí wọ́n fẹ́ sọ̀rọ̀ wàsàtíyà níjọ Quran Day World Quran Day wọ́n ti pè ní yawmul mab'ath àwọn ṣíyà onítáyà lọ́tún jòkó ti ń bẹ́ àwọn akọ́ àwọn oríṣiríṣi nǹkan wá láti fi ṣàlàyé kí lọ́kùnrin fi kọ́ bá láàrẹ̀ ìlàlà sí in táwọn ẹni ànúdẹ̀ mọ́ ń ṣe ma ma ma depict wọn bí bí àwọn tí eh, àwọn aláburú ìgbàwo wọ́n the same ahán on the same bread ló dẹ̀ tó fi ń sọ̀dá ó dẹ̀ tó ń pè wọ́n lódodo nígbẹ́ wọ́n right níbi nákùdù bọ́ kó mọ́ kí nìdí tí ò fi mọ́ sàfáhà ti tọ̀mọ́sà lákàírẹ̀ sàfáhà ó ti tọ̀mọ́sà lákàírẹ̀ á tó pílẹ̀ ìwọ́n náà rí fún ẹ̀ ní ìsìn ìwọ́n náà rí pé àá ah, ah, ṣé òun pọ́wọ̀ tó ń sọ yìí wọ́n ti fi àà ah, aina ah, al-uqul aina al-uqul himo láàká ìwà tí yà fi ń ronú ẹni kọ́kọ́ ó pọ̀ gẹ́ ẹwà tún wò nínú tó ń tọ́ka lórí sàfáà rẹ̀ jù kódà kí ni mọ́rì bí nìkan mọ́rì ni mo tún plẹ̀ fáwọn yìí gbogbo 54 ah, minutes gbogbo ọ̀rọ̀ tọ́ọ̀sọ́ mẹ́ gbogbo tó jẹ́ kókó mẹ́ tọ́ fẹ́ mú mẹ́ in tí èlùsọ́ láàrin 5 minutes ni owó bẹ̀rẹ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n sọ ẹ̀hẹ̀n eh, ṣẹ́lẹ̀mà mo ní baby face wọ́n sọ rédé rédé ẹ̀pẹ̀lẹ́ e àfọ̀bàbọ́n baby face ah so ẹjẹ́ ìpọ̀ ṣẹ́rí ó pọ̀ gan ṣẹ́rí kódà gbà tí mo fẹ́ sọ̀rọ̀ ìlàwọ̀ ẹ̀gọ́mọ̀ pé mo mẹ́ fẹ́ rí bí jàmá àkí ìsàmọ̀ play rẹ̀ tí ma ti rí play ní ìkàn pé àwọn ẹ̀mọ̀kọ́ eh, tí ó kọ̀kan léyìí tàmù àti screen record ẹmọ̀ wo ẹ̀yìn kọ́kọ́ play lè náà eléyìí náà tó jọ kàn bẹ́ẹ̀ so táwọn èèyàn bá máa burú àwọn sọ àáfíkọ̀ tẹ́lẹ̀ ó yẹ kán ìyá àlàyé tí mo fẹ́ ṣe lónìí yìí so yẹ kán tó fi mọ̀ pé ah, àwọn ọmọ yìí wọ́n dé ń jọ ṣe gan wọ́n le gan so àwọn ọmọ tó yẹ kéèyàn jìnnà sí gan kéèyàn dẹ̀ máa sọ fáwọn olólùfẹ́ yẹn kí wọ́n jìnnà sí wọn òun náà làwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ sọ àáfíkọ̀ yẹn ẹlòmíì lè mọ̀ wọn náà so àwọn yẹn bí ká máa fẹnu ṣá àwọn àfa lọ so àwọn àfa gbàgbàgbà ká máa wá ṣíṣe wọn káàkiri. so ẹ wo kalamun farigi tó kẹ́ńsọ̀ bí kẹnu ma fẹnu ṣá àwọn àfa lọ́gbẹ́ àwọn àfa àgbààgbààgbà ó yẹ example ìwò Dr. Fadila bí kí ni ẹ̀yin ìwọ èjìgbò àwọn yòókù yín kí lọ́wọ́ ìgbà Dr. Fadil àwọn àfá gbàgbàgbàgbà àfá Yunus Kamagudin àbí kí ni ìdájọ́ ìwọ àtàwọn yóò kùn lórí àfá Yunus Kamorudin ṣe bóò ló ń sọ́jọ́ nìwé kọ́mọ́ mú ọ̀rọ̀ manhaj lọ́dọ̀ àfá Yunus Kamorudin ẹwọ̀rọ̀ Dr. Sharof ní ìsìn báyìí kí lọ́rọ̀ yìí lọ́kùn Dr. Sharof ṣe àríwá kan promo Dr. Sharof àwọn àfá àgbàgbàgbà ṣe bí àwọn Professor Alaro àwọn àfá àgbàgbàgbà ṣe bí àwọn Professor eh, Asra àwọn Professor Kakuri àwọn àfá àgbàgbàgbà ṣe bí Mudiru Markaz ah bí Felix Agége àwọn àfá àgbàgbàgbàgbà bí èwo bí èwo ọwà àwọ ìwà owó àfá àgbàgbàgbà tó sọ yẹn ìwà bèèrè kí ni mú kí fìtì ẹ̀ náà pàfà yìí àríwá tutù àbáwọn àfá àgbàgbà bí jàbátá ni tó rágbàlagbà ni jàbátá náà ẹwòrán kalamun fáàrìgì kẹsà mọ́ sọ̀rọ̀ pé kí ẹ mọ́ sọ̀rọ̀ tó ìgbé mo fẹ́ sọ̀rọ̀ kí ẹmọ sọ̀rọ̀ for talking sake irú àbú mẹ́rìàmù yìí irú wọn honestly tó máa fẹ́ àwọn ìdìkọ̀ ẹ́kẹ́ jẹ́ kan máa yanu tó máa fẹ́ jẹun nìkan àwọn fẹ́ yánhò ah, àwọn fẹ́ mú mi ẹ̀sán pé kódà tó bá pọ́sìlù gan ní kọ́ẹ́kẹ́ bí i etí náà máa rọ omi sí bí etí náà máa rí búrẹ́dì sí ọmọ fi á máa gbà mọ́ bẹ̀ pé gbà sínú ẹ̀ kọ́ẹ́kẹ́ máa yanu rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ pé ó kíní wọ́n lẹ́ ẹni tí ó bá kódà kíní ó fi expose sàfáhà rẹ̀ ni

àwọn yẹn láti pẹ́ náà ni wọ́n ti gba tiwa so ah expectless so tán bá gbérú àwọn nǹkan yìí jáde. so tán bá gbérú àwọn nǹkan yìí jáde sán gbé jáde àbí wọ́n kọ́ lọ post ẹ̀ fúnra rẹ ni ìwọ lọ post ẹ̀ náà ẹ bá mọ̀ ohun tó tún wá sọ next. lórí pé báyìí ni ó ẹ kìíní kan ni ó. no ilé kan ṣe é mú ẹ sọ màá kàn mọ́ plan kìíní ẹ̀ randomly náà lórí pé báyìí ni ó kíní kan ni ó ifun lẹ́nu wẹ́rẹ́ yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀. àmọ́ wọn eléyìí ni àtúnjọ kan bẹ́ẹ̀ so táwọn èèyàn bá máa burú àwọn sọ àáfíkọ tẹ́lẹ̀ ó yẹ kán ìyá àlàyé tí mo fẹ́ ṣe lónìí yìí so yẹ kán tó fi mọ̀ pé ah, àwọn ọmọ yìí wọ́n dé ń jọ ṣe gan wọ́n le gan so àwọn ọmọ tó yẹ kéèyàn jìnnà sí gan kéèyàn dẹ̀ máa sọ fáwọn olólùfẹ́ yẹn kí wọ́n jìnnà sí wọn. òun náà ni àwọn sọ̀háfíkọ̀ so àwọn sọ̀háfíkọ̀ àwọn ọmọ kéèké kan tí wọn ò gbọ́n tí wọn ò dẹ̀ ní làákàyè tí kò dẹ̀ sẹ́kọ̀ọ́ fún wọn tí òdo tí wọ́n ń bá wọn jà nínú àwọn táfì mọ̀ pé. so nǹkan tí mò ń wá náà ni so àwọn làwọn sọ̀háfíkọ̀ àwọn ọmọ kéèké tí wọn ò gbọ́n tí wọn ò ní làákàyè tí òdo ń bá wọn jà fídíò tó wá fi tó wá sọ yìí ọwọ́n fúrufú gbogbo àwọsọ́fì ààrẹ lówà Abdulhafiz ọmọdé ni ọ wallahi wọ́n náà mo dẹ̀ pé ọmọ ẹjà rẹ̀ bó ṣe ráyé o òun náà sí mọ̀ wípa mọ̀ ó mọ̀ pé èjì òun ní ó dẹ̀ mọ̀ pa mọ̀ èjì òun àmẹ́yìn kọ́ ni tàà fẹ́ bọ́ sọ àìjẹ́bẹ̀ ó yẹ ká bọ́ gbé ní ipé wá ṣe bí èjì ẹ̀ náà ni bàbá àgbàlagbà wọ́n náà mọ́ pàwọn ìwọ́fẹ́ sọ̀rọ̀ nìkan àwọn pé ọmọdé ni wọ́n ọmọdé mo ti mọ́ sọ kí ní ti pẹ́ a ní tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ mọ́ rí fásáwọn kà sọmọdé ma ń bẹ nínú tó bá díọ̀dọ̀ wa bí ọmọdé mélòó ni ọmọdé mélòó ni 17 dádì rẹ̀ ń wà ní wọn bí 17 years ni wallahi Daddy, wọn bẹ lọ́dọ̀ akúdà wọn wà líkí wallahi ẹjẹ́ kí wá pálẹ́ kó gẹ in ti ẹ̀pá yóò sùn kú tí ó pọ̀ nítorí àwọn tó ń pè lọ́mọdé tí wọ́n ní kó ní káàkù tó wá ń jòkó ń bí ilé nígbà kan mọ́ sọ èjì wọn ìgbà tí mo pọ́sẹ̀ sí orí group lánàá gbà tá sọ ọbẹ̀ yàkànà kí ni èjì ẹ̀gẹ́ ìfẹ́ náà mẹ́tọ́ méje pa mo jẹ́lẹ̀ àbúrò mi ní ọ́ <laughs> ah, abúláfíìsì ọmọ tí ń pè ní ọ́ nọ́nà ọ̀nà tí gba abúláfíìsì wá àmọ́ ọmọ tó máa ń jọra wọn lójú pọ́nbílì ẹ̀gán lọ́mọ yìí àmọ́ ẹmọ́ kí ní ẹ̀dẹ̀ máa ń ṣẹlẹ̀ wọlé mo dẹ̀ ti kódà irúwà yìí kì í sára ẹnìkan mú tíri mú gúlódà àwọn tọ́pọ̀ kẹ bẹ́ẹ̀ni mú gúlódà àwọn tọ́pọ̀ kódà ó láwọn kàtí ọgbọ̀n ọmọ yìí ọmọdé tó bá dàgbà wú àwọn ọmọ tó padà àwọn dọ́là pọ̀lọ́ padà lọ́jọ́ wú àwọn tó pé àti kékeré náà ti máa ṣègbéraga pé mo jù ẹ lọ náà tó bá tẹ̀ ti di pé ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ in tó ọkọ̀ sọ i'm more than him mo jùlọ ọmọdún mélòó ni mo gbọdún kí n máa lọ́rẹ̀ náà mo ah tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo mo jùlọ mo jùlọ yìí ẹ́dàkùnú rẹ̀ tí wọ́n ń dùn ọ jùlọ ṣebí nọ́mbà ni ah, ẹni tó lọ jùlọ yìí bí ọ̀nà ti sàánù rẹ̀ gan jùlọ bí àwọn kẹmí bí ọ̀rọ̀ ayé tó ẹkọ ọmọ sunkún kódà ọyẹ kọjẹ́ káàyàn mọ̀ bí ẹni gan jùlọ ẹwọkùnrin kan tó ń dẹ̀wọ̀n abíjọ náà àmójúlọ ah, náà mójúlọ náà ṣe kí tó wá pa ọlẹ́kùn dáadáa ẹ wo àbútán wá sí ilé kíò nìsìn àgbàlagbà làwọn ilé ìfà àwọn yíwá pọ̀ bẹ́ẹ̀ ẹ wọ àwọn àbú Ibrahim náà ẹ wọ olùmí tó ń jáwà ìyá wọ́láì ah, mi tọ́bá àbú Miriam ẹ́ <laughs> tọ́kí bí ọ̀rọ̀ yìí jì ní ìyá tèmi náà wọ́n wá sí ilé kíò wà híyà máàna kò ní ìdíkí ìlẹ̀sọ ìjìnwọ̀n fún ọmọ tí bá ní àmì ní ẹ́ mi tí ìtẹ̀ ìlú lẹ́bọ́ sọ ìní mi ní sọ ìlẹ̀sọ pé èjì kí ní ẹ̀yìn rẹ̀ àwọn ọ̀nà mọ̀mọ̀nú ẹ̀mí rẹ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ yìí nẹ̀ tó bá ti kí n tẹ̀ wá jù wọn lọ kí mo tẹ̀ wá wọ́ọ̀sì so wọlé ìtàlù inú àwọn ìyàtọ̀ máa ń wọ́rọ̀ àbúrẹ́ wọ́n ah, ìwọ̀ a ní àmà kéèkéé kan yà ní ráì gbogbo àwọ̀sọ́fù sí ló pé sára ti ẹ̀ òpònú ni wọ́n kìníkẹ̀kìníkan ni wọ́n ìgbàwo ni wọ́n anyway kan play last one yìí now ìgbà táwọn sẹ́ndì eh, kílùkọ rẹ̀ ń jẹ́ kíní tán design lórí nǹkan yẹn so ọlọ́run ti ní máa sọ náà ni mo ti kọ́kọ́ fẹ́ sọ sórí facebook tẹ́lẹ̀ pé kí ni reason tí mo fi post kìíní yẹn ọlọ́run ti ní wàá padà sọ náà ni ó ti yé báyìí nísìn so gbàtọ́ wá ṣe ìpé prior to this àwọ̀ ògbà kó post ẹ̀gẹ́ sórí wọ́lẹ̀ àmà kó post ẹ̀ sórí wọ́lẹ̀ sàṣọ́ post ẹ̀ sórí facebook náà àwọn kẹta àmọ́ rẹ̀ kàn gbé káàkiri gbà ká tó máa gbé ànù kí ká tètè àdúrọ́kà wọn nítorí tẹ́yẹ̀ bá sọ̀rọ̀ wọn gbóòtù mọ́ post ẹ̀ káàkiri pé achievement làfà wọn níye o akẹ̀kẹ́ táwọn mínú wọn pósẹ̀ pé eh kí lẹ́ ń pósì yìí ẹka sáré fẹ́yún ẹ́ ní ọ̀rọ̀ dùn rẹ̀ ní wọ́n sáré dìlítẹ̀ wọ́n sáré dìlítẹ̀ ẹ́ ìntí ìdẹ̀ fi àti kíkàyẹ̀ mọ̀ pé àánú ní kíní tọ́ọ̀sẹ̀ yìí ó wá jáde àwọn aláìníláàkáì ni wọ́n òpùnú ni wọ́n ó yẹ kí ẹ jìnà sí wọn ní ìgbàwo nítorí kíni nítorí pọ̀ lọ síbi ìjòkó bídá tí wọ́n àmúni mini seminar ní ẹmọ̀ wo mọ́ bá bẹ́ ìdí kìíní yẹ̀ sí mi àkọ́kọ́ náà ni pé ó gba àwọn dókítà pòfẹ́sọ̀ tó kù èmi ò mọ̀ wọ́n o ẹ̀jẹ̀ lásán yìí mọ̀ wọ́n náà kíláàdé pé ọmọ nàìjíríà ni wà bọ́mọ̀ lọ́rin ni wọ́n ṣe ń gbọ́rọ̀ bá ṣe ń gbọ́rọ̀ ṣe tàwà lò pònú báyìí ta ní aláìní làákàyè báyìí so ọdí lọ sí Indonesia kọlọ̀jù kó jà ń súfí mẹ́ ah, nígbà tí mọ̀ wọ́n mú sí ìsọmọ̀ lọ́rí ọmọ nàìjíríà o lè lọ sí Senegal sí Kaola kọlọjò kó ń bẹ̀ kọlu kí tẹ́ mọ́ sí sàárè mẹ́ ah nígbàtí sí sọ́mọ Nàìjíríà ni wọ́n ni sọ́mọ Ìlọrin ni wọ́n ni ṣe rí pé wáṣfù ó sì ròyìn ara rẹ̀ nílẹ̀ àti bẹ̀rẹ̀ ó ròyìn ara rẹ̀ pópò nílòun ẹ̀dàkùn ọmọ wọn so ẹni tí bá ti kí ń sọmọ lọ́rin àbọ́mọ Nàìjíríà báyìí so ẹ̀ lè expect kí ma hálẹ̀ àwọn àfáàsún náà tàwà ń pè ń sọ àfíkọ̀ tí wọ́n sọmọ Nàìjíríà ń kọ́ sọmọ Nàìjíríà làwọn Sheikh Arafat àtàwọn Sheikh Abdullahi Bukhari sọmọ Nàìjíríà làwọn Sheikh Fuad Zintani tí ẹgbẹ́ rẹ̀ ń bí eh, ìjìgbò tó ní pé Fuad Zintani Zintani Zintani so ti yé báyìí àbí ẹ mọ̀ wú ẹ tún mọ̀ wú lọ àbọ́mọ ilẹ̀ Yorùbá kan ni wọ́n èmi ò mọ̀ wọ́n pé lẹ́ni tí yóò ti mọ gbogbo wọn pé bọ́n ṣe wà bọ́n wà lélẹ́yìí ẹ ti understand báyìí nísìnyí so èmi ò mọ wọn ẹ ti understand báyìí nísìnyí. ah understand báyìí nísìnyí àṣẹ lọ ń sọ jàre ṣe understand báyìí nísìnyí ṣe ti understand báyìí nísìnyí ọ̀hún sọ̀sọ̀ kù understand báyìí nísìnyí. sin aha now kí wá ní rísì jẹ́ kí n post nǹkan yẹn. ṣe rí téèyàn ẹ̀ ó pọ̀ lọ́rọ̀ yẹn gan because ọmọ òkè gbogbo ìfẹ́ tó gbogbo ìfẹ́ tó kí ní iye ọ̀rọ̀ yìí tí ó fi ẹni tí mọ́ ń ṣẹlẹ̀ pẹ̀lú àtàmà ń parọ́ ni pé tọ́mà ti ń parọ́ wà mú ti gbàgbékùn ti sọ nǹkan mi because ẹ̀rọ ni kíní ẹ̀ ó fọ́mẹ̀ ni yóò ti wá gbàgbékùn sọ kíní ẹ̀ yóò kàdà lọ kó bá rẹ̀ létà ẹ̀túnmọ̀ wọ́n mo máa ma post ẹ̀ sórí wọ́ọ̀lù mi ẹ́rì pé profile mi ni mo post ẹ̀ sí lórí kíní lórí profile mi tí mo fi ń sọ̀rọ̀ yìí látara pé mo fi gbé e pamọ́ kí facebook bá mi gbé e pamọ́ ṣebọ́ ọmọ hálù wọn ọwá lọ pósẹ̀ kí facebook bọ́ gbé e pamọ́ ọmọ hálù wọn náà sáwọn tó ok ok now mo fẹ́ bèèrè ṣe al-aslu fil muslim asalafiya ni tó bá ti rí ẹ̀bá yóò gbà tí ìsì máa hálù wọn àti kí ní wà jẹ́ báwọn ẹ́ <laughs> àgbẹ́sára fílò jẹ́ báwọn lọ́dọ̀ àwọn Eh, sheik tó ti ròyìn ara rẹ̀ pé aláìníláàká ìlò kó fi lè fi rán mi létí nígbà míì pígbà tí mo wà ń bá sọ̀rọ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ ẹ̀tí ọ̀nà kó lè bá padà fi ń wò létí pé àgbà tó wà ní bá sọ̀rọ̀ òun jòkó ẹ̀yí pẹ̀lú àwọn ṣíyà níbi ìjòkó world Quran Day àṣíwọ̀ lọ post ẹ̀ fún ààrẹ so ògbà tó dẹ̀ post ẹ̀ ó dẹ̀ kọ síbẹ̀ bí múná sábà ti alìkíní aliyomil alami ó tún kọ́sẹ̀ kí yamul mabath àwọn tán kọ́ sí bíbẹ̀ wọ́n ní facebook page gáì yẹn mọ̀mọ̀tádọ̀ yẹn ẹ lọ wo page yẹn se mọ̀ ni ó bọ́st gan síyà burúkú ni ọ̀tá ọlọ́run ó ń bọ́st ikú ayatollah sistani sistani ni sistani àwọn olórí àwọn iṣẹ́ ní sistani ó worst gẹ́ gẹ́yẹ̀ ń post it okay so just small search nígbà ó kọ tálẹ́ ní yíò sí bí ẹ̀lọ́pẹ́ inna hadha al-ilma dinun fanduru amman ta'khuduna dinakum ẹmọ ẹwà dìbíà ọwà wà lọ́rí ah ajẹ́kẹ́tẹ̀ ní dídíà ajẹ́kẹ́tẹ̀ ní dídíà lórí gbogbo ní ìsìn gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ wọn fi sí ẹ̀yẹ lórí Facebook gbà ó nìyí o sẹ́yàn táyẹ̀ mọ́ mi se ní gbogbo nǹkan báyìí wọ́n wà fi àtàkì sàlàfíà as a whole pé príncipù tẹ́ sọ yẹ ò ṣeé lò ara o kí ní jí ò ṣeé lò bọ̀ wọ́n mọ̀ kíní kan ipa wà ń lò àwọn mọ̀ wà ah, <laughs> wọ́n mọ̀ wà dáadáa wọ́n mọ̀ wà náà fi ipa àwọn ilé sọ́rọ̀ àwọn ilé ah, tààlà bá se inú ogbà èyàn bídá a lè ṣe dáwà sàlàfíà láì báyìí sí náà nad'u ila din al-haqq insha Allah mo ń gbádùn mẹ́sẹ̀ yẹn ẹ̀mà tàgẹ̀lẹ̀ Nam. understand báyìí nísìn àti pé mo padà rí i pé táìmù tá à ń bá lọ sáhàdà àwíyà wa ní àwùjọ wa mo bùkátà sí kí n jẹ́ kí àwọn èèyàn rí nǹkan yẹn kí n jẹ́ káwọn èèyàn rí nǹkan yẹn ó ti torí pé ó ti máa ń pọ̀ jù ní tẹ́mọ̀ ara àwọn èèyàn tí wọ́n máa fojú kéré yín. ṣe ti rí báyìí wa idha urifa sábàb batola al ajab. الله أكبر يا حي يا قيوم اللهم إنا نسألك الإخلاص آمين. اللهم إنا نسألك الإخلاص آمين. اللهم إنا نسألك الإخلاص اللهم أمبيو في إخلاصه سنتوكوان يمان فجو كيرينيا سوغوان كايلا كادا ما لما في بيرا وغا so o ta yin ba ti dubai awon yi wa gbe wa ga pe eh, eh eh so sheik abu maryam eh doctor kódà kódà wọ́n lọ sọ̀rọ̀ ní Iraq pẹ̀lú àwọn prof àwọn professor àgbáyé àgbáyé àgbáyé ní Basra ẹ àmọ́ ògbòbí a Basra tọmọ sọ nítírà náà <laughs> ikẹ́ àwọn ará Basra àwọn Basiri àbí asanul Basiri wọ́n nímọ̀ pé Basiri èní ó ti di Basiri àwọn Shia táwọn Shia ti bá bẹ́tẹ́ ti wọ́n bẹ̀ pa kọlọ̀bà kó tọ̀ harald bilad wal ibad min haulahi al-anjas àwọn ẹgbin burúkú àwọn èèyàn burúkú àwọn ṣíyà ẹgbùn kan báyìí hey àwọn fàdẹ̀ ìsọ̀ kìnnì kan sheikul islam muhammad bin abdul wahhab rahimahullah wọ́n ní mélòó mélòó èèyàn tó ṣe pé yóò mọ̀ pè lọ sí ojú ọ̀nà òdodo káàtà sọ pé lè gan kèkè sójú ọ̀nà òdodo a nù ní kèkè sí o yóò mọ̀ wá pèkè sójú ọ̀nà òdodo bọ̀ nínú mándìẹ̀ ìṣẹ́kù díẹ̀ sí wà fún pé kémi náà káwọn yẹmọ̀ mi náà ashirkul khafi sheik muhammad aman aljami wọn sọ kí ní kan rahimahullah wọ́n ni al-ikhlas shay'un wasidku fil ikhlas shay'un akhar kí ẹni sincerity kí ní kan ní kí ẹ̀ tó wájú lódòdó kọ lódòdó pé wallahi kí n sí káwọn yẹn lè bà mọ̀ mi sí káwọn yẹn in tó lọ́wọ́ fi ń rọ̀ fáyẹ̀ ní ẹfá kì í ṣe gbòjò kó pẹ̀lú àwọn sí àlọ́lọ́ fi rọ̀ fáyẹ̀ rẹfá Abdulhafiz ya gulam akhlis ah, wallah ikhlas ni mọ́ rọ̀ fáyẹ̀ hì hì àwọn Ibn Taymiyyah kò mọ̀ sí fídíò láyé àwọn Ibn Taymiyyah fa kò sí nǹkan tó lè like ah Allah asọ́lọ̀ ni ma ń gbìyànga ẹmọ táwọn afọ́sọ́ afá ni pé sayantiku anka ilmuka fi mala'in wa yuktabu anka yawman inka tabata sayuk saye eh? àwọn yóò dákọ̀ rẹ̀ sàyẹ́ntìkù anka ilmuka fi mala'in ìmọ̀ rẹ̀ ni ó ma sọ̀rọ̀ ìwọ́kọ́ fi mala'in láyé gbogbo èèyàn tí wọ́n bá ti kọ̀nkárí tó fi ṣàǹfàní fún ẹ̀sìn ẹ́ àwọn èèyàn ó kò sí ọlọ́run sẹ́rẹ̀ ti yẹn ah, àfáà tún sọ al tó ni pé kílẹ̀ pé ó ó jádó in alimtawa anta kò sí bẹ̀rẹ̀ ni sàtò ó jádó in alimtawa anta bákin no wà tó ń là bẹ́ẹ̀kọ̀lẹ̀ ìsọ́ bọ́n tí wọ́n ń sọ mẹ́rin wípé tó bá jẹ́ onímọ̀ kódà kò ti kú àwọn yóò sì mọ̀ rántí ọ́ sì sẹ́kù ah then also Sheikh Mustafa Mobram hafidhahullahu ta'ala wọ́n sọ kíní kàwí pé tẹbá ní kẹ wo àwọn gbogbo àwọn tó ma ń popular jù àwọn àfá àwọn olórin ṣẹ́gẹ́ ti láyìn ok ẹ̀bọ̀n àwọn olórin ẹ̀ àwọn àfá àwọn olùtajà àti àwọn lọ́balọ́ba àwọn tó ma ń padà ń sẹ́kù àwọn làwọn tani àwọn àfá àwọn al-ulama al-amiluna bi'ilmihim afákàtún sọ pé wa ma min katibin illa sayefna wa yubeki Allahu ma katabat yadahu fala taktub biyadika ghayra shay'in yasuruka fil القيامة أن تراه ní wa ma min katibin illa sayafna kò sí olùkọ̀ọ̀kan gbogbo tí wọ́n máa bla fífí yìí ṣe yìí o ń kọ̀ǹkan kalẹ̀ ni o o ń kọ̀tánlẹ̀ o gbogbo olùkọ̀ọ̀kan kọ̀ǹkan kọ̀ǹkan pàápàá jùlọ tí bá ń sọ̀rọ̀ nípa ìsìn kò sí ìyún padà wàtúfkọ́dù ìjàhìltáwà àǹtàbákin ní tó fẹ́rẹ́ tílẹ̀ kanú wàtúfkọ́dù ìjàhìltáwà àǹtàbákin wàtúfkọ́dù ẹbá wo ọ sì sọnù like ọ ní símẹ́ ìjàhìltá tọba jẹ́ láìmọ̀ká wà àǹtàbákin ọ sì sẹ́kù so Abdul Hafiz àìmọ̀kan bẹ lára rẹ̀ gbogbo certificate tó bá àkójọ kò ní rèsì ẹ wọ̀ tún fọ́dù ìjàhìlta ìwọ aláìmọ̀kan níwọ ìwọ òbí akọlọ ma gba certificate lọ́dọ̀ àwọn síyà kọlọ ma kọmọ fọ́kọ̀ sí bí rose kíní pẹ̀lú àwọn síyà kínàkínà kan o ní ó gbé ọga o mọ̀ pé alẹ́ ilmù náfíù ìmọ̀ tó sàǹfàní alìmúbíyàtẹ́ ìmọ̀ tó ṣàǹfàní tọ́ kí lọ́dọ̀ àwọn àfáà súnnà pẹ̀lú ikhlas ọ wá ní wàtúfkọ́dù injahil tawa anta bakin wàtújádù in alimtawala òwúfù kéta ọ wá sẹ́kù tọ́ bá mímọ̀ pẹ̀lú ikhlas kódà kọ́ ti kú sheik muhammad nasiruddin al-albani rahimahullah ẹwù dini sahahu al-albani da'afahu al-albani imamu al eh, imamu sunna ẹwù kutub mu'allafat al-albani rahimahullah a fa mo sọ kini kan nípa imamu nawawi rahimahullah wani intisharu kutubu nawawi wọ́n to ka lórí ikhlas tó ní agbára intishar azim ṣe al-arba'una nawawi alefesoni بلوغ المرام آه نو آه آه رياض الصالحين شرح مسلم àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hátà àwọn kutub al-muhadhab al-majmu' àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́fẹ́kì al-shafi'iyya so al-muhim ni pé ọkùnrin eh wallahi lọ́wọ́ ikhlasi rẹ̀ lọ́wọ́ sincerity rẹ̀ so ẹ mọ̀ wọ́n dàpílẹ̀ wàwùjọ wa ẹgbẹ́ níkà gúúsà lọ ṣe doctorate lọ ṣe professor lọ ṣe kíníkan lọ Okay, kíníkan ok tẹ́bàtẹ̀ wá sí àwọn kíní pé a fẹ́ fi defend the sunna pé tó bá padà yá and the agbẹ́rẹ́ mọ́ fi defend the sunna wọ́n fi ń bẹ̀sì ẹjẹ́ kí n sọ ilé ìbìkọ́sọ́ ilé ìlúkàdà lọ́mọ wọ́n ọ̀rọ̀ kan káàkiri àǹfàmì ní takílù tẹ́ wà ẹ kẹgbà ẹkìní kan ní ìjẹ́kẹ̀lẹ̀ defend sunna ẹ ṣe kẹwàá gba ṣe wọ́n ní kọmọ́sẹ̀ wà sí wallahi mo fọ́lọ́n bí ọ ṣe tó akíbẹ́ kama ṣe dáwà sàlàfíyà yìí ni ṣe kí ni kílá fẹ́ gbogbo kí ní ṣe sheik muhammad bin adam al-Ethiopi rahimahullahu ta'ala sheik ń sọ sheik iná tán ètì sàrígẹ́tì ní sheik ṣẹ́rù muslim nìkan wá ní kútùbù hadith kútùbù sita ìjọ ni mo kankan kútùbù subhanallah kútùbù hadith gbogbo kútùbù musalah gbogbo ni wọ́n ṣe ṣẹ́rù tó pọ̀ gan ẹ mọ̀ ṣẹ́rù wọn lórí àrífíyà ti Suyuti títí ibn salah àwọn tààlìkọ́tù púpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ibáyìn àbí so ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ ká bẹ̀rù Ọlọ́run Ọba ká mójútó sincerity wa so ti clear gbogbo gbọ́n tán ṣe kásá ẹ káà náà gòkè àgbà káà náà ṣe kíní kan káà náà débì kan kí lẹ mọ́ ọ̀rọ̀ ká má fojú kéré wa ká má sọ pé kíní ẹ̀gìn kan kí ló kún ní súnnà onísúnnà mọ̀ pé tí mọ́ ọ̀rọ̀ fàáyà ó ní al-ilmu wal-amalu salih wad-da'wa was-sabr certificate wọn ni Ibn Baz ni certificate wọn ni Al-Albani àwọn tún wá tíìchì àwọn èèyàn gba certificate <laughs> àwọn tó bẹ̀rẹ̀ jami'a islami yóò ní certificate kẹkẹ kí ni certificate tí yíò mọ̀ lé káàkiri sheik mobile certificate méjì ní ọkàdà ẹkùn àbá lọ padà ṣe ọgbọ́rí lẹ́nu sheik gbẹ̀kọ́ mọ́ pé à ah, èmi ni wọ́n ní certificate kẹ ní jami'a kọ́ tó bá jami'a kí n kọ́ jami'a islamiyya pẹ̀lú wípé ẹ mo certificate kí n lọ àmọ́ kí n máa fi sí ìyẹn rẹ̀ ìrìn tí a fà tó sọ̀kọ̀ tásọ̀rọ̀ ẹmọ̀ wọ́n eh, ni ń pé kínan pé ja'at al-awraq aw shahadat fadhahabat al-ikhlas aw fadhahaba al-ikhlas afwan wọ́n ni àwọn certificate yìí dé ikhlas bá sálọ́n tí wọ́n ni ká ma kíọnù kílásì dé ó replace ká ma jòkó mọ́sálásí fún halkọ̀ ká ma kíọnù kílásì dé fadhahaba al kòṣù bá lọ realita ìkí bá fàyẹ̀ sọ kí bí a haram ní kí ní àbí kí ní kan but wọ́n sọ bó ṣe affect àwọn èèyàn negatively wípé àwọn èèyàn orí bí mójútó ìkìláàsì má ń bí alákóṣà nùwà so gbátá ti mọ̀dítà brilliant ẹ̀bí ṣe báyìí kódà ó sì wí kèèyàn gan pé tá ọkùnrin hadha marid wallah hadha al-gulam marid jiddan wallah ọmọdékùnrin ó rẹ̀ ni wallah àárẹ̀ ni àìsàn ni wallah èmi dẹ̀ ń ṣe nà sí àfún sincerely kó má fi sàáfí kàrẹ́lẹ̀ sàáfí kọ̀lùfọ̀ fèyún lẹ́ àfáàn get out wọ́n tà ń sọ yìí wọ́n náà mọ̀ pé dá òkà ti wà àìsẹ̀ kan bẹ lára rẹ̀ wọ́n náà mọ̀ tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni adúrú jami akẹta ma fún ọkùnrin yìí ní Iran náà yọ́ lọ Iran bẹ́ẹ̀ni ah wọ́tọ̀ sí dé Iraq ẹgbẹ́ ọ ti súnmọ́ Iran Iran náà lẹ́gbẹ̀ ní gímù rẹ̀ yìí ẹjá ma pè rẹ̀ lọ in fact níbi ìlú yìí tí mo dé ni mo mọ̀ pé eléyìnfẹ́ fọ́ ní díẹ̀ <laughs> ó ní mo mọ̀ pé ó sì fọ́ nílò tọ́ Allah àti baby face ni mo ní sẹ́rí ah, ah. Sheikh Mustafa fún mọ́kànlá sọ nípa bí ọ̀sọ̀ kòyàlá ọkọ̀ sì fọ́dún lóòtọ́ torí àwọ̀lá ah! ah, hadal gulam hadal gulam wallah marid jiddan wallah ṣe ìsọ pé kí náà pè náà kòyàlá kòyàlá ní pé bí pé ó ti ní bí píkṣọ̀ kan tí ẹ̀mí yóò mọ̀ píntín para ẹ̀ hmm. bọ̀ kò rí bẹ́ẹ̀ like ó mọ̀ pé ah mo dẹ̀ wá fáyín tèmi o àmọ́ fáyín ah, yóò like ó wà like pípa ah mo sì wá tó bí o like mo gbangban mo gbangba mo lọ́fà gan mo lẹ́n láwùjọ ẹ́ mo popular ah àti mo popular gan ah kódà mo ń lọ lánàá àwọn ẹ̀kan wù mí ni ah àti mo popular ọ̀ popular mo yá gbé ẹ̀dì ẹ̀kan ló wà lára rẹ̀ tán wò ọ̀rọ̀kùnrin ọba sínú gbé ẹ̀dì tó wà lára rẹ̀ yìí o àmú ọmọ wípé ah like ó ti ya àwòrán kan sínú ọkàn ara rẹ̀ nípa ara rẹ̀ àwòrán yẹn ò wá rí kò real àwòrán yẹn ó wà mọ́ expect ó àwòrán ìlú àmọ́ fi báwọn èèyàn lò pé à ah, sẹ́ẹ̀rí pé mo ga ní à ah, sẹ́ẹ̀rí pé mo fáìn ní sẹ́ẹ̀rí pé ṣéèkì ní mí ní ìmí tí mo lọ bá sára à sẹ́ẹ̀rí mí ní wọ́lọ́ in tó wọ́láì mardọ́ kódà ìyẹn lè pọkùnrin mardọ́ náà òun nìkan ìké mardọ́ jámù maridi ní ìyẹn lè pọkùnrin nìkan pé ah, àwọn <laughs> الله المستعان الله المستعان ايه والله بعد نسال الله السلامه والعافيه فاين الحي لا تمن عليه الفتنه والله يا حي تباسي ولا يي فتنه الله إيه، اوكي يبالي سو <laughs> زوني حسين لي فيس موني اه اللي في فوني ديو والله يولو وي شيخ فوزان كما سوغن كما ابو طبا اه فاهم طبا جو كسو جو سو جو سو جو شيخ الله بخاري like àwọn ọ̀ oh, lè ròyìn kódà ọ̀ oh, lè fi beauty ròyìn nígbà tó bá gbà tó bá ń tàbùkù wọn ni like ibi tí wọ́n àṣíkí ẹ̀mọ̀ rẹ̀ lórí fídíò tí àtàkí ẹ̀ rí ẹni ẹ̀ face to face táàfà kan bá fẹ́ máa ń ṣe iye rẹ̀ pẹ̀lú pé èèyàn fáìn ní àwọn afáìn àfáà kan bẹ àwọn ìṣe fídíò tí ó tó bá gbọ́nà pé ah afáà yìí lọ fà gan o ẹ̀kùn kan báyìí wà á dẹ̀ wá ní ọdún baby face <laughs> wà láì wo mọ́jẹ̀ ń pẹ́jú mẹ́rún dákùn ẹjẹ́ tún pẹ̀lẹ̀ síwájú fún mi ní baby face òun ni láwọn yóò fi máa rò pé àwọn ah, ọmọ kékeré lélẹ́yìí ẹ̀ kìnní kan eléyìí báyìí jẹ́ kí àwọn professor yẹn àwọn àwọn doctors yẹn kan máa pọ́n mi lé. ẹsẹ̀ ti rí báyìí so kùyà láti wà lọ́dọ̀ rẹ̀ like ó ti ó ti ní picture kan tó ó ti ohun tó àwọn ènìyàn mọ́ pọ̀n lé báyìí ó lè mọ́ jẹ́ kan pọ̀n lé but ó ti ní bó ṣe rí like òun ti rò wípé ìtàn ń rò ń pa òun ní ó dẹ̀ rí pé wọ́n rò pé ah, àwọn bẹ̀bàrà wọn gan parí àìpé àwọn kúrò àwọn pọmílé professors of àwọn síyà professors síyà àwọn tọkọ́lọ́ ọmọ ó kẹ̀lá gbé ah, síyà gan ni wọ́n náà ọlọ́mọ wọn ọdẹ̀ tó wọ́n pọ̀lé àwọn síyà ń pọ̀lé lórí wọn dò àmọ́ ń lò ẹ́dẹ́ àyíwọ́n sọ mẹ́rẹ̀ pé mọ́ bọ̀ wálé mọ́ bọ̀ wábẹ́ ẹ̀mọ́jẹ̀ tí lọ bẹ̀ torí pípa táwọn ẹlòmíín gbọ́ éèjì mi nínú wọn ó rí i pé ah, ah. méjì náà lèmi àtẹlé yìí. ẹ àwọn ọdún mélòó wà ní ọ ẹ dákun kí ni àdé sọ fún àṣì àmọ́ lo túkíà sọ fún àṣì àmọ́ lo túkíà à ṣíà wọ́n fẹ́ sọ di ṣíà nù ọmọ yìí à sàfáhà sàfáhà ó sọmọ ìdí ṣíà ó yẹ́ tẹ́mọ̀ bọ̀ wálé àwọn ṣíà <laughs> <laughs> wàláyì àwọn sí yóò sì máa pàwọ́ fún ọ ah, wàláyì ẹ fáì gan ẹ̀yà ah, àwọn tó fẹ́ sọ di ṣíyà wàláyì ah, ọmọ yóò wọ́n náà ní baby face sọ ìpọ́n tàn tí ìwọ̀wọ̀ wo mírọ̀ fúnra rẹ̀ ọ̀rìn wo mírọ̀ fúnra rẹ̀ ọ̀rìn lọ wo mírọ̀ ọkọ̀ tó máa nípa lọ ní baby face wọ́n fẹ́ bá ti ẹjẹ́ inú rẹ̀ ń dùn ẹlọ́kùn ẹni tó fẹ́ ṣe bí ọ̀bọ ẹni tó fẹ́ mọ̀bọ̀ tí ó ṣe bí ọ̀bọ ẹni tó fẹ́ méjì ẹ̀ ó wá má gbàdó wọ́n ń dà kalẹ̀ díẹ̀díẹ̀ báyìí ẹ́ inú àgbàdó inú àdíò mọ̀dù pé ah, ẹni fẹ́rẹ̀ mi o yóò wọ ọmọ yà ní ìsìn ti pẹpẹ súpù ya ṣé ẹni tó ń fẹ́rẹ̀ lóúnjẹ ṣé ń fẹ́rẹ̀ lóúnjẹ ń tó pé bóyá ó nífẹ̀ẹ́ rẹ̀ òní kẹ́rin ọmọ òkè ah aláì ah, ah ẹni ọlá ìkìmí ká ní ìwúrẹ̀ ó ní baby face ọlá ìfẹ́jọ <laughs> sálọ ní torí ọ wúlò yí pa ọjẹ àwọn sí àfẹ́ pa ọjẹ àbìláfí eh wọ́n pa ọjẹ àánú ẹ̀ ń ṣe mi baby face ní ọmọ wákí ilé ah, igan tún jù mí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí eléyìí jẹ́ kí wọ́n mọ̀ ṣe kí mo tún wá dúpẹ́ fọ́lọ́wọ́n ọba pé à ah, pẹ̀lú éèjì mi náà ọlọ́run tó ní kó jù mí rí báyìí ah alhamdulilayi o. bó ah. <laughs> lójú ìfàṣẹ wáyé ah. wal adha marid maridun jiddan jiddan kódà ọkùnrin ó súnmọ́ kó jẹ́ músí ìjù ni lákúnlẹ̀ ó lè jẹ́ músí ìjù gan ni ah àbúwà músí ìjù ni hmm ó possible kó já náà múzi ijú jídán jídán bí rúyá ti àṣíyá láti tí a sí fàwọ̀ bí a rúyá ti làṣíyá ló dàmú ló ẹ́ alhamdulillah ó ti báyìí nísìn so kọ́lọ̀wọ̀n bá kó kàn kó fàlùbárkà sí ìgbésí ayé wa ni náà bí wọ́n ṣe ní kí wọ́n ṣe. ọ̀fẹ́ parọ́ mẹ́nu ẹ mọ̀ wo ẹ mọ̀ wo yóò parọ́ nù. nǹkan yẹn inú mi dùn gan láti láti làbá rẹ̀ ipe kí n ṣe ó ṣeé ṣe kó jásí pé. ṣẹ́rí báyẹn inú òun dùn gan láti làbá rẹ̀ láti wá ṣe ẹ wá wo ohun tó wá fẹ́ ṣe ní ìsìn ẹ mọ ohun tó wá fẹ́ ṣe ní ìsìn o gbàtàkì ọ̀sìn program ọ̀rí program yẹn pé mọ́lúdì bí ẹ̀ kí lókè mọ́ ẹ̀ world Quran day yamul mabath ọgbogbo àgbákùn yẹn ọ̀rọ̀ àwọn tẹfẹ́jọ sí mẹ́ wọ́n náà ṣíà ní wọ́n náà ọrí o ọwá lọ post ẹ̀ nítorí káyẹ mọ́ lè bà mọ́ fojú kéré rẹ̀ ń pípa kẹ́gbọ́n náà ti à ọtí lọ fá o ẹmọ tó fẹ́ sọ ní ìsìn ẹmọ wo lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ lálàs ẹmọ wo. àṣìṣe náà àṣìṣe ni o àwọn ènìyàn àṣìṣe ká mọ ká wá dúró tí pé àṣìṣe yìí ni màá mọ ṣe lọ ó ṣeé ṣe o pé kì í ṣe ó ṣeé ṣe kó jẹ́ sí pé bí mo ṣe ṣe náà àṣìṣe ni o. ẹ wo scope ó ṣeé ṣe kó jẹ́ kí mo ṣe náà àṣìṣe ni o sí ọfẹ́ àṣẹ́gbà bá ṣìṣe ni lọ́dẹ̀ ńlọ́lọ́sẹ̀ àwọn tẹ́ǹgbẹ̀sá kìí ẹ wo ewu àwọn èèyàn burúkú náà ẹ mọ̀ wo. àwọn èèyàn rà ṣìṣe ká mọ ká wá dúró tí pé àṣìṣe yìí ni màá mọ ṣe lọ ó ṣeé ṣe o even mo ṣe post kìíní yẹn náà ó ṣe ṣe kó jẹ́ páyì ṣe ni. so ó ṣe ṣe eh, ìṣú ẹni pé ó sì possible náà kó mọ̀ jásìsì ó possible kó jásìsì bọ̀ ó dẹ̀ ìṣú ẹni pé ó sì possible náà kó mọ̀ jásìsì ẹ̀rọ mọ̀ ojú padà wá sọ òwe mọ̀ owó even mo tiẹ̀ àti àti ìlànà rẹ̀ tí mo post àti fídíò rẹ̀ tí mo post èmi gẹ́gẹ́ fúnra mi padà mọ̀ pé torí mi rò pé maslaha maslaha ni kí n post ẹ̀ so in tó ṣẹlẹ̀ yí padà jẹ́ kí n mọ̀ aaa ah, mọ́sálásá rẹ̀ kéré mọ́sálásá rẹ̀ ló pọ̀ sẹ́tì ẹwù kan ẹwà òtọ́kadà kọ̀nkúrù sí mọ́sálásá rẹ̀ kéré mọ́sálásá rẹ̀ ló pọ̀ kí ló tọ́ wọ́n ń bú àwọn tàwọn sákìsì a ṣe pé àwọn ènìyàn orí wọn pé jù ọlọ wọ́n gbọ́n jù ọlọ wọ́n smart jù ọlọ wọ́n dẹ̀ gbọ́n mọ́n hajj salaf jù ọlọ ó yí wọn jù ọlọ àwọn ti rí pé ìntọ́ ṣe yóò bàbá ńlá mafsada ni ó dẹ̀ jáde kàkà kó dúpẹ́ fún wọn kó dúpẹ́ lọ́wọ́ wọn pé ìntẹ́ṣe ọ̀nlá lálàsí wọn àwọn ọmọdé ni wọ́n tó ti pàtàkì jù ọlọ́pọ̀ nú wọn àwọn tó jú ọlọ́pọ̀ nú wọn àwọn tó mélòó ni ọ àwọn tó jú ọlọ́pọ̀ nú wọn wọ́n àwọn tí wọ́n ní òye jù ọlọ́pọ̀ nú wọn náà nílà àkàtẹ́ ní àǹkàlẹ́ àwúsọ ni ẹ́ kí láwọ́sá mọ́ ni bá àǹkàlẹ́ ẹ́ ìyẹn kílẹ̀gẹ́ ẹ̀dọ́sọ̀ kan lọ́kẹ́ ní bá àǹkàlẹ́ ni ah, ah, ah bọ̀lọ́dọ̀ wa bí ìtànkà bá àǹkàlẹ́ ọkùnrin bá àǹkàlẹ́ ìntàmọ́ ń gbọ́ ni pé àbí <laughs> ok bá ṣe àǹkàlẹ́ èmi ò kò yé mi mọ́ ẹ̀dàpẹ̀ ẹ̀sára fílẹ̀ fún so àwọn tẹ́wà àákọl jù ọlọ tẹ́wà àárọf tẹ́wà ẹ̀ndẹ́ tí wọ́n dẹ̀ nílà ká ìjù ọlọ ó fẹ́ rẹ̀ mílísìgbà tí Qaradawi tó ń ṣe i'tiraf iká òun pa àwọn absorb jù lọ ká àwọn fásitìdíyà dẹ̀ sọ fún wọn wọ́n sọ mo wá pa àwọn fásitìdíyà àwọn ah, rí náà jù lọ wọ́n dẹ̀ sì jù lọ wọ́n ah, àwọn tán sọ ń gbà pé èèyàn burúkú ni wọ́n padà rí pé èèyàn burúkú ni wọ́n náà ń pè ní hisbu tàṣí ìsù ṣètọ́ ni wọn àfáà ìdẹ̀ tí ń sọ tí pé òun gbà ẹwà wọlé ní tiẹ̀ òun tiẹ̀ kọ́kọ́ àti bẹ̀rẹ̀ sí ẹni kó mọ̀ gbọ́rọ̀ yìí láti bẹ̀rẹ̀ bí ìgbà tí àwọn nìyí bí kọ́ mọ̀ ń ṣe istighfar pẹ̀lú làákàyà àwọn tán gbọ́ wọn bí kí sẹ́gbọ́n bìlì pé àwọn ọmọ àwọn tán trust àwọn òpònú ni wọ́n ẹran ni wọ́n sáwọn tó padà lálàsí látòkè lókàdà ń Kani ní mo ti tètè mọ̀ ní wallahi mi ní post ẹ̀ ẹmọ̀ wo ká ní mo ti tètè mọ̀ wallahi mi ní post ṣe bọ́ ti sọ adaf tó fi post aslan ṣe wọ́n ṣe bọ́ ọgbà flyer yẹn lọ́wọ́ àbọ́gbà ọgbà flyer náà ọrin tó wà ń bẹ ọ̀rọ̀ kan tó wà ń bẹ ọdẹ̀ rí mùnà sábà tó fẹ́ fi ṣe ẹni tó bá jẹ́ onílàákàyè tó bá jẹ́ sáláfì gidi in tí ó kò sí pé ọkọ̀ wọ́dí kúrò kúrò sí kókè àwọn tó wà nílé pé ah, ẹ̀lò sẹ́mọ̀ nípa ń gọ̀bá sẹ́mọ̀ nípa dé yìí àmúgbọ́n ah, kí a ṣe program rẹ̀ mi ò à ah, ìgbò dẹ̀mọ̀lú tí mo wà ìlú táwọn sí apọ́ mẹ́bàá mú ni gbà tó fẹ́ mọ́ kọ̀ lálà bí àwọn sí àsìpọ̀ mẹ́ tó fẹ́ mọ́ kọ̀ lálà fi káàrin eh, oh, wọ́láì ó fẹ́ mọ́ eh, fi asẹ́ fi bó oòrùn abẹ́lẹ̀ yóò mọ́ pàjálọ̀bọ̀ fún wa mú ìmítẹ̀ hate kí ẹmọ ṣe istighfar pẹ̀lú akáyàwó ìkẹ́ àwọn ẹni kódà ẹ̀ṣẹ́ ogun tí bá ti wá wọ ogun aṣọ náà wà ní ṣíyà ní àà hì olóòmọ̀ sanúfà ṣe àwọn ilé iṣẹ́ kíkẹ́ tí wọ́n inú tó fi hate wà ní pẹ́mọ̀ pé àwọn èyí iṣẹ́ ẹ̀rẹ́nà iṣẹ́ sàgùtà tí a mọ̀ tẹ̀lé ẹ̀yìn odùsù àgùtà káàkiri wallahi wa rabbil ka'ba mi ni posti Kani ní mo ti tètè ma ka an ta kadhab tó kò ti sọ rísì tó fi pọ́sẹ̀ tẹ́lẹ̀ náà ó ti sọ si náà ikú tó rí pé àwọn èèyàn a ma ń ṣe istighfafu a ma rò bóyá lọ́fà kí ní ẹ́ àwọn tó sọ ni a ń bilmana ikú ẹ̀wọ̀n ni àwọn yìí ní ẹ́ òun ni mo post ti fídíò yẹn káwọn èèyàn fi jàǹfààní ni mi ní èrò mi wallahi wa rabbil káàbẹ̀ ẹ̀wọ́ bí ṣe ń búra lórí wa yahlifuna ala al-kadhib wa hum ya'lamun ẹwọ́ bí ṣe ń búra kan fi ní ká máa jẹ́ kọ́yìn lọ sọ́dọ̀ wọn sí àlílé iná ọ̀hún kájẹ́ àǹfàní òní kájẹ́ ọ̀hún sọ́rọ̀ wàsàtíyà lọ́dọ̀ àwọn tán sí pẹ̀lú àwọn sàábí ànábí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀ sí mẹ́sàn wàsàtíyà wà bẹ̀pẹ̀ inú wàsàtíyà ní pé kí ẹ̀fẹ́ràn sàábí ànábí kọwọ́ tí ó sì ọmọ ẹ̀hún ọ̀pọ̀ ọmọ tí ń ṣe ìgbà náà pọ̀ ní baby face agbó face lọ ní máa wọ́n lù ú à ń ṣàṣìnà àmọ́ ń payẹ̀ tí ká tó ń tán kájọ ní hakíkọ́tù sí ahátà látẹ̀ ń kọ́díà wọ́n mú kí sọ àfáàkàn ábẹ̀ náà ẹ̀ kọ́sọ́rọ̀ tó ń pè ní ara Iran ni o ẹni tó ti lọ fàánú ẹni o tó ti kí ó gba ẹ tó ti kí ó gba ẹ ó ti kàwé ó tún kí ó gbóyè ó lẹ́nu gẹ́nu wallahi wọ́n pa wọ́n yìnbọn mọ́ lórí títí báyìí kò tún kú wọ́n tún lọ pánkọ́tù ẹmọ káyìn lọ pàyán kọ́tù wọ́n gbé àmì ìjìlọ ẹjọ́ ẹni kejì tẹ́gbẹ̀ lọ́jọ́ ó sì pa ilé ìmọ̀ nǹkan sọ fún kí wọ́sàtíyà ní kíyà nífẹ̀ẹ́ àwọn sàábí ànẹ́bí wọ́sàtíyà á òun ní kíyà nífẹ̀ẹ́ àwọn sàábí ànẹ́bí kíyà mọ́ pé àwọn yàwó Aisha ní onízìnà à sọ́gbò kó dẹ̀wò kó mọ́ tí ó sì ọ́ ọwá lọ sọ wọ́sàtíyà wá ní àǹfààní òní ká ṣe mí tọ́ sẹ́ndì ìjọ rẹ̀ mo wá ẹ má pè mí mọ́ mo wá ṣe kí ni ti ń pè mo wá dáhùn pé bí ìdìnnìlá màá ṣe nǹkan yẹn láàárín ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọlọ́sìn ní kí n rí bí prepare paper yẹn lórí nǹkan ní kí n wá ṣàlàyé yẹn ẹ̀ tí ọ̀dà sáyẹn báyìí nísìnyí so wàláhì wọ̀rọ̀ bíl káàbà so eh, mo prepare mo dẹ̀ sẹ́ńdì ẹ̀ sí dókítà yẹn wọn ò yọ nǹkan kan bẹ́ẹ̀ wọn ò yọ nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀ òkè wọn yọ kankan bẹ́ẹ̀ kí wọ́n lè yíò tọ́ka sí tí wọ́n ń pàṣẹ lọ kọ sẹ́nì sáwà sẹ́nì sáwà wò kọ́ àwọn òbí àwọn yọǹkà báwò ní yọǹkà sẹ́nì sáwà wò ayétọ́ wáyé ìntọ́ bá ti mórí bọ́jù kọ́ lọ lánàá sí àwọn sí àmì mú dẹ̀ lọ sọ̀rọ̀ nípa bídà tí wọ́n lọ clarify bídà tí wọ́n ṣe ń bẹ mú dẹ̀ yọ̀ kankan kó ń bẹ the first pé ṣíyà ò yọ̀ nǹkan bí tó ọkọ́ ó yẹ kọ́ ti mọ̀ pé nǹkan sí ọ́ ṣíyà ó yẹ kọ́ máa yọ kólẹ̀ ẹ̀kọ́ káńsù ogun bá fi yẹn ni nítorí tóònù tí wọ́n fi kọ́ tóònù ni hátà bí bí ó ṣe máa wájú bí o ṣe mọ́ àwọn ọ̀rọ̀ wá bí o ṣe mọ́ àwọn ọ̀rọ̀ wá yóò takun táwọn ṣe ara tín látòkèdélẹ̀ because peter john issue pẹ̀lú àwọn ṣíyà ibi àwọn ìpìlẹ̀ tí láti john issue pẹ̀lú àwọn ṣíyà ẹ máa wò ìtàfi dámi lóhùn ni ahsant ṣẹgọ́fàm ìtàfi dámi lóhùn ni ahsant nígbà tí wọ́n kóra wọn lọ náà tán kóra tán kẹsẹ̀ lẹ́sẹ̀ lọ́sọ́dọ̀ dr sharof tẹ́kọ̀dà wọ́n bá jà lé ní ináwó ìkẹ́ á bèèrè lọ́wọ́n pé kí ni kí lẹ́fẹ́ sọ nípa manhajua kí náà sọ ó wà ókè ó dà pé nǹkan ti ń ṣe gbà wọn gáìsì ìtìpẹ́tìpẹ́ ó dájú pé nǹkan ṣe wọn Dr. Sharof ló ń kọ́kọ́ validate manhaj yìí bí ní ìsinmi àìṣíyà ní padà ń validate pépà ilé ìbáyìí ike asant ah, ah tí inú ṣíyà bá dùn sí tẹ́yàn kọsẹ̀ <laughs> lọ fura sí tọ́nsẹ̀ kódà lọ fura sí Islam rẹ̀ oríbú ni hey ahsant so gẹ́gẹ́ bí pé professor kan nú àwọn professors ti wọ́n jẹ́ ọ̀gá wa tí wọ́n ń kọ́ wa so nígbà tí mo sì wọ skul torí inú skul ni o inú skul láti ṣe o ẹyẹ kí n tó ṣàlàyé eléyìí náà <laughs> ṣe rí bóyá kí n fi bẹ̀yẹn lọ síbi. so ẹmọ tó fẹ́ gbé kalẹ̀ nínú skul láti ṣe so kíyàn sófò nínú skul kíyàn ṣe ń ta skul ọ̀tọ̀ọ̀tọ̀ ní báyìí ó ti pín báyìí mọ̀ wò. mùnà sábà yẹn tó ń pè ní al-yawmul alami lil Qur'anil karim so bóyá international day Qur'an day kí n sọ bẹ́ẹ̀ ṣe rí mùnásábà yẹn báwọn ọmọ yẹn ṣe gbé wọn ẹ̀ṣagirẹ́tì ni o àbòsí ni wọ́n ṣe ń bẹ̀ o ẹ ti ọ̀dà sanba ẹni sílá làwọn ń ṣèwádìí tó ń ṣèwádìí aláburú làwọn ọmọ yẹn o. ẹ ti gbá wọn kọ mọ́ọ̀s mina shataim wọ sibab ẹ ti gbọ́ báyìí àbí ẹ hàn mọ́ ohun tó padà fi rinlẹ̀ like ṣe lẹ́yìn àwọn ọkọ̀ọ̀kọ̀ aláburú ni wọ́n o kíníkà ni wọ́n o tálà wọ́n ṣèwádìí aláburú ni wọ́n o kí dẹ̀ nìkẹta sún pa kí ní ẹ̀ kí ní ẹ̀ ìjọ ẹ̀bí dà gbígbà bí ìjọ mọ́lúdì ní náà bí word hijab day oná ẹ̀ ní náà ẹmọ̀ mọ̀kan tí òun náà fi fi rinlẹ̀ fún ààrẹ ní ìsìn lẹ́yìn ìgbà tó pí àwọn ènìyàn ní pé wọ́n ṣe exaggeration nípa aláburú dẹ̀ ní wọ́n ẹmọ̀ ohun tí padà sọ fúnra rẹ̀ o ẹwà láti wà very very careful pẹ̀lú wọn o kíní yẹn ìgbà tí mo rí mo ní láti pe professor kí n béèrè nípa ọjọ́ yẹn lọ́wọ́ wọn pé al-yawmul alami yawmul mab'athi wọn wá jẹ́ kí n mọ̀. àkọ́kọ́ ni pé ṣé lẹ́yìn ìgbà ẹlú ẹ̀kọ́ obìnrin ni àbí before hmm? ṣé lẹ́yìn ìgbà ẹlú ẹ̀kọ́ obìnrin àbí before nígbà program tẹ́ pè sí èwo tún ni yawmul alami ẹ̀sà pé sálàfí lè mi ò mọ́ gba àwọn eléyìí tó à ìjọba ìbáyìí ni àmì ò lè àtẹ́ndì ogun kan báyìí tó ti kó ọ wá bèèrè lẹ́yìn àbí ẹ tó á ẹ máa wò pé ọjọ́ yẹn àwọn máa ń ṣe ní Basra àwọn máa ń ṣe ní Kúfà mo wá rí pé eléyìí bídà ni ẹwù kábà ọwá <laughs> rí pé eléyìí kọ́ o bídá ni àwọn tó wá pè ní ok kí làwá pè tó fi ń pè wá ní aláìníláàká ipé kí ní àgìnìká pé èyàn burúkú ni wọ́n kí ní kan gbáwò exaggeration says ẹ̀dẹ́kùn bídá ìwọ́n náà wá fẹ́nu ara rinlẹ̀ ike bídá ni asíkú ọ̀nà ti exaggerate báyẹn èyàn burúkú náà sì wọ́n náà báyẹn àbí ah, alhamdulillah ala salamatil aqli wàlá salamati din wal manhaj salafi náà wọ́n ní àmọ́ no èmi ni mo mọ̀ lẹ́mí ara mi pé bídà ní nǹkan yẹn o so wọ́n ní àmọ́ àwọn kan àwọn máa ń kójọ nínú yunifásitì láti fi máàkì ọjọ́ yẹn ni ó ti ní bá ṣe máa ń ṣe gangan nílùú nínú ìlú eléyìí àwọn kan sọ pé nígbà tí kìsìmọ̀ àwọn jẹ́ kìsìmọ̀ Qur'an hmm. so àwọn wa máa máa gbé nǹkan yẹn kalẹ̀ so that káwọn student mọ kàn máa dára wọn lẹ́kọ̀ọ́ kì í ṣayẹyẹ kankan. ṣe ń gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí kan láyẹyẹ kì í ṣayẹyẹ kankan sórí pé nǹkan dàmù lákàyọ ọkùnrin ọ̀rọ̀ yìí kan ní ẹ̀sẹ̀ ẹgbó ok abú bí ìpé mo gbé ndómi wá ní ìsinmi báyìí gbogbo àti ìpé ndómi ni mo ń ròyìn pé ndómi ni wá ní kì í ṣe ndómi mo ròyìn kan ní ìsinmi pé ndómi ni mo gbogbo ròyìn ndómi ròyìn rẹ̀ mọ́dín bá ní à kéèsì ń se ń dómi sọ́pọ̀ lọ́pọ̀ wá ní sáwọn òpó nílọ ń bá sọ́rọ̀ ní ọní nǹkan bídá ní wọ́n máa ń ṣe nínú ìlú ìtorí ẹ̀nẹ́ fún agbé sínú torí pé kísmù kòránì ní tíyín kí ní ẹ̀dẹ̀ ní ó ń ṣẹ̀kọ̀lú kòránì náà wọ́n gbé kí ń sáyẹyẹ kẹ́yìn kẹmọ̀ fi dára yín lẹ́kọ̀ọ́ mbẹ̀ ni bí àtọmọ láwọn mọ́lúdù bí ipẹ́ ní o mọ́lúdù kí láṣẹ mọ́lúdù mọ́díwà nẹ́bì asùnkọ́yẹ̀ ní ìtànẹ́bì sírọ̀pù àwọn òṣèré mọ́lúdì táwọn èèyàn tán ṣe níta o ìyà ara tí wọ́n ṣe tí wọ́n kódà wé mún hmm, akọ̀rọ̀ wa nítorí múnẹ́ sábà yẹn ṣe bí múnẹ́ sábà yẹn kódà just like the just like the mini seminar ìwọ́n bẹ́ẹ̀ wà ń takà dhab mini sẹ́mínà kọ́ mini sẹ́mínà ni tó bá wà ní skúl ṣáàrí tọ́kùnrin sọ báyìí ni pé so tó bá jẹ́ pé inú skúl ni tàkí bídí àkàní asù ní ìlú àwọn agbé wá sínú skúl nítorí bí akísmù bí tán wà so yẹn lè sí tó bá ṣe irs ní Ìlọrin so ọ̀pọ̀ ọ̀sẹ̀ sáwí bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ sáwí tó bá ṣe Yorùbá skúl ọgbẹ̀gùn lọ́dà Miriam ó tọ́ báyìí bẹ́ẹ̀ ni ó tọ́ because mọ́sẹ̀ mọ́ ṣe ń ta ọ̀tọ̀ ni bọ̀dí tó pé ní school because nǹkan bá hókùn rẹ̀ ó mọ̀ yàtọ̀ ní ta campus bọ́sínú tó bá jẹ́ ní campus yóò kàn bí mini seminar ẹ kàn kọ́ra yín lẹ́kọ̀ọ́ so gbogbo àwọn ọdún gbogbo tó máa ń ṣe mọ́ olúdi ń tàbáyì tó bá kí bí áṣkù lọ wà àwọn agbé bí mini seminar wá limunasabati mọ́ olúdi nàbí tán ti kọ́ sí bí flyer lọ́dà Miriam wọlé lọ kọ́dọ̀ lọ sọ̀rọ̀ mẹ́ because kí ní ẹ̀kẹ́ ń sayẹyẹ mini seminar ẹgbùn kan máa ẹmọ̀ change you still a heart anẹ́bí sọ ń pa àwọn kan sallallahu alaihi wasallam ikú wọ́n padà dé wọ́n máa change okò àwọn tó jẹ́ haram ọtí wọn pẹ̀lú kọ̀ mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anẹ́bí ọlọ́wọ́ pa ogun rẹ̀ ni ẹ̀rù ń bà mí fún gùlámù yìí kọ́lọ́ má parí ọ ń change okọ̀ bí wọ́n ń pè mini seminar you have refused kelima in bad mawadhi àwọn afọ́rọ̀ yahudi ni ẹ̀nà ọlọ́ni sàmàrúnà lilkẹ́dì ọlọ́ni sàmàrúnà lilkẹ́dì sàmàrúnà lilkọ́bin àkọrùn lámìyà tók yóò hàbùrì fún lilkẹ́lì àbádìmọ̀ àdíyẹ so bí àwọn yahudi lọ́mà miriam yìí ṣe lọ́mà blafiti yìí ṣe so tó bá ti wá jẹ́ tó bá ti wá jẹ́ no campus tó yẹ so mini seminar yóò mọ̀ jẹ́ báyẹn kò bá làwọn ẹnìkan òun ni nǹkan yẹn jẹ́ ẹ̀ tí understand by nisin just like what the mini seminar òun ló jẹ́ now uh, mo wá mo wá lọ sí ibi bẹ́ẹ̀ falilayi alhamdulilayi minna ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí nǹkan yẹn lọ successful but so o tún dúpẹ́ kọ́lọ̀ bá jẹ́ kí bídà yẹn lọ successful ànù ọgbà kí bídà ni ọ̀sán dúpẹ́ kó tún lọ successful so wá lọ́bẹ̀ láti lọ àkọ́mọ̀ súnnà ní àbíláti lọ dàhádọ̀ bídá gbọ́tọ̀ débẹ̀ sọ rí bí establish súnnà sọ rí bí lébídí àdánù kọ́tọ́ ọmọ dúgbẹ́ fọ́lọ̀ pé ó lọ successfully successfully náà àsán wípé musa àti ipé wọ́n pè mí ẹ àwọn yòrẹ̀ ní mọ́ fojú kéré mímá tó ti sọ tẹ́lẹ̀ pé ẹmà sáà dáwà Nàìjíríà tó bá ti láwọn kìníkọ̀kan in ti dúpẹ́ sí nìyẹn wípò ti achieve mo padà rí àwọn kìnnì kan nínú àwọn nǹkan tí wọ́n send òun ni wọ́n ṣe ìwádìí lórí ìkànnì àwọn tó sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ mọ̀tàdọ́ professor doctor. so Allahul musta'an ẹ mọ̀ wẹ́lẹ́ ẹ mọ̀ wẹ́lẹ́. ó ti yé báyìí nísìnyí then kìnnì kan wà tó wà very important tó yẹ ká ṣe ìṣàrọ̀ sí i tẹ bá rí èèyàn ẹ mọ́ tẹ bá rí èèyàn ẹ mọ́ ṣe kí ni ti ń pè ẹ mọ́ gbé dájọ́ lé wọn lórí ńgbà tẹ́ ẹ bá tí mọ kí ni pàtàkì kí ni pàápàá nípa wọn kò síbẹ̀ ṣe ní jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ kàn rí èèyàn ó wọṣọ ó wé láwà ní ó ṣe kílókọ rẹ̀ ń jẹ́ ẹ wo irú dírẹ́sì ẹ irú dírẹ́sì tí kan wé láwà ní kan wọ kílókọ rẹ̀ ń jẹ́ dírẹ́sì tó wọ́pọ̀ kódà ẹ rẹ ni tó jẹ́ sálàfí anta kadhab kadhabun ashir kul hatu burhanakum in kuntum sadiqin imura wọn shiya shaykhul islam taymiyyah rahimahullahu ta'ala kíni wọ́n sọ nípa al imama tawon shiya man wí wọ́n sọ nípa wọ́n sọ okay wọ́n sọ generally nípa ike tawon tawon en ni bid'a kan tó bá ní ìmúra kan tí wọ́n mú tó bá tó gbajúmọ̀ pẹ̀lú wọn onísùnnà godo ba mo re kò bá jẹ́ pé aslu kini eto ah ṣègbà tánàbí wọ mọ́ká ìmànàbí wé láwọn black den bọ̀lé ní ọgbùdọ̀ wé kínìdí múra wọn ṣíà ó ẹ tàbá ti rí ẹ ẹ má gbédàjọ́ lè ọwù tí bá rẹ̀ nìkan tó bá kó tẹ̀sùbá 1 million sọ́rùn báyìí lọ́dọ̀ àbúrẹ́ ẹ̀ lè pẹ́ súfí torí àwọn súnà mínà mọ́ kó tẹ̀sùbá sọ́rùn náà bí ẹlẹ́kùn ah ẹ̀dọ́kù kí ló tàwọn yẹmọ́ ti báyìí náà tó pé ẹwùn kama ẹ̀ ẹmọ́ sàárè gbé dájọ́ léyẹn ibi tó wà sórí tó bá fẹ́ àwọn kọ̀rọ̀ inú tó ń tọ́ka lórí pẹ́ ní iṣẹ́ ọpọ̀ bóòlù àṣà ń pèsè à ní a single search on Google lásán Facebook page orí ẹgbẹ́ agbára gada Facebook jẹ́ ní ní kìníkà kìníkà ní ní bíbáyìí ó ti báyìí nísìn ẹ̀rẹ́ ni tó jẹ́ sáláfí tó dírẹ́sì bẹ́ẹ̀ so àwọn ọmọ dírẹ́sì bẹ́ẹ̀ dáadáa àwọn wé láwà ní àwọn kílò padà yìí so ok káàgbà káàtì àgbà láwọ́sàlámì náà jádẹ̀lẹ́n ipé àwọn súnà náà mọ́ dírẹ́sì bẹ́ẹ̀ gbà ṣe léyìí so ó tí wá ní ìtumọ̀ pé gbogbo tó bá ti bá dírẹ́sì bẹ́ẹ̀ onísúnà ni ẹ ti báyà bí àwọn onísúnà náà mọ́ dírẹ́sì bẹ́ẹ̀ ṣe yóò tí wá mí pé gbàtọ́ sí ẹni ti dírẹ́sì bẹ́ẹ̀ onísúnà náà mọ́ dírẹ́sì bẹ́ẹ̀ àti pé onísúnà náà lónà òjẹ́ náà ṣe túnmọ̀ ni belief àwọn Shia nípa Qur'an Qur'an to ń sọ yí pé yamul alam nílùú Qur'an belief àwọn Shia nípa Qur'an gẹ́gbẹ́ al-Qur'an muhawaraf pé Qur'an wọn ti tọ́ bọ̀ Qur'an yóò pé Qur'an àwọn sọ̀hábà ti yọ àwọn sùúrọ̀ wọ́n yọ Suratul eh, Wilaya kó ń bẹ́ wọ́n yọ àwọn àyàtù kó ń bẹ́ àwọn sọ̀hábà change gbogbo bí tàbá ti rí aláyà nínú Qur'an alíyù ni àti hmm? láti eh, àbí aléyìnà inna alina iyabahum inna alijan. àwọn sahaba yo, yọ wọ́n wá yọ ọmọ méjì lábẹ́ wọ́n fọmọ kan sínú so ya kuni aliyan yo adi alina hmm so ati bebe lo sawon ko ni igba shi agan sawon shi agba ko kan ni wọlé ni

kúrò níbi oríire wá bọ́ síbi wá bọ́ síbi orí ibú so Nigeria orí ibú Nigeria báyẹn so ìlú tó ti ìlú tó pé ọmọ sẹ̀sìn bẹ̀ súnnà alhamdulillah tọ́mọ̀ bá láìfẹ́ lọ àmọ́dọ̀ àwọn Shia àtàtí ń sé pẹ̀lú àwọn sàhábí ànábì jáhárọ̀ tání alanani ẹ̀tọ́ lè dákọ̀ Aisha ń bẹ́ pẹ̀lú fọ̀kànbalẹ̀ ọmọ òkú láfẹ́ dákọ̀ yàwó Aisha ọmọ ọgbọ̀nyìn báyìí ní pẹ́sà ní gẹ́mi lórí ẹnìkẹ́ni ẹ̀sọ̀ gíní kan ṣe ìkọ́ lọ fi mútà tọ́kùn yìí lẹ́nu wò tọ́lá gbákùn láwọn sí àfá ṣe ìkọ́ sí àlòkí ní ẹgbà yìí wọ́n ló láwọn àkàtọ́ pé mọ́ tí bàkà tó pé èyàn máa ń tẹ́ àwọn application jamia islamiyya wọ́n láwọn àgbà pé èyàn gbé káwọn sí à subhanallah àyàn ah, pọ̀ gẹ́ tán ti kó lọ sí ẹ̀rá ni sẹ́tẹ́fẹ́ káwọn yọ̀ lẹ́bẹ̀ ni mútà pé wo wá ọgbàdùn obìnrin bí o

yarhamukallah àwọn sí àgbà ìpé ọjọ́ yẹn kọ́ o wọn kí ń kọ ẹ̀sẹ̀ ilẹ̀ ìjọ yẹn ẹnìkan wọ́n sọ pé òun wọ́n wọ́n dà àwọn ẹnìkan tó kí wọ́n àmọ́ sẹ̀sẹ̀ kéèkéèké ìkan náà fáwọn sọ pé ah ìníkapa ọmọ tó pọ́lọ̀ yẹn kọ ẹ̀sẹ̀ ilẹ̀ ẹ̀wọ́n sẹ̀sẹ̀ kéèkéèké ẹmú búrẹ́dì ẹmú bisikíìtì ah kò sáré sẹ́ ńláńláńlá tẹ́lẹ̀ mọ́ sẹ́ni inna lillahi wa inna ilayhi raji'un kí bàbá kí náà ń pè kí bàbá àti ọmọ kí bàbá mọ́ bọ́mọ rẹ̀ ìṣekúṣe ọmọ àti yá kí ní ẹ̀ kí lẹ́mọ́ ń pè incest ó ti pọ̀ bẹ̀yẹ̀ bí ní both Iran Iraq ó ní agbára gẹ̀ ìbẹ̀rẹ̀ lè ń pẹ̀ o ìlú tó ṣe pé ay Allah akbar àwọn àfáà ń sọ pé tó bá wà nílùú kan tó pé yóò sábù sálàfì jahran wọ́n mọ́ ń bú àwọn sálàfún tàǹgbà ọgbùdọ̀ kó lùlù ẹ̀ kódà lè rúfin gbà mígbà pé ọmọ zen Felix Agege ó fẹ́ sọ Nigeria jù tẹ́yìn lè gbé má tó akọ̀dà dípò padà wà mọ̀ṣù tó pẹ́ bòdì jahran gbọ́n bú àwọn sahaba ọ̀lẹ́ yóò ní láti sákò lùlù ẹ̀ eré lópin ni àwọn afá gbàtàbà ní kí ẹkù ní orí bọ́ sínú orí ipé orí búlọ̀ láti jọ pẹ̀lú àwọn ìjìgbò náà orí ọ̀sọ́ ìṣọ́ ikú pàwọn ìjìgbò gan ní orí búlọ̀ àwọn bàbá inú àtàwọn yòókù rẹ̀ táwọn kan bá gbọ́rọ̀ ìgan wallahi subhanallah so èmi rí pẹ̀lú ilé ẹwù ọkùnrin yóò kàmùlẹ̀ ma ẹka ara pàtí báyìí àbí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ nìkan kama so hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi